الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد صلى الله عليه وسلم <clears throat> وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أرقف الله سبحانه وتعالى أترى لكم كاتب فوان نبوة محمد صلى الله عليه وآله وسلم bí tí a bá láyé dé ọ̀nà ni a ṣe ń ṣàlàyé lọ lórí ọ̀rọ̀ Nabi Isa alayhi salam nípa kí bí wọ́n ṣe jẹ́ ẹrúsìn Ọlọ́run ọba bọ́n ṣe jẹ́ òjíṣẹ́ Ọlọ́run ọba bí wọn dẹ̀ ṣe kí ń ṣe ọmọ Ọlọ́run subhanahu so wọ́n wá ń وإليك ما يصدق ما جاء به محمد صلى الله عليه وسلم من القرآن والسنة من بعد أناجيلكم في الآية السابعة من الفصل الرابع من إنجيل ماتيو so sheikh wa mú wáyé pé ókè lórí nkẹta tí wá ṣàlàyé síwájú yíò ẹ jẹ́ ká wá mú díẹ̀ wá nínú àwọn nǹkan tí ń bẹ nínú bíbélì tí ó wà ní ọwọ́ yín so bẹ̀rẹ̀ sí ní fẹ́ mọ́ kóòtù àwọn biblical evidences fún wọn lórí pé àwọn nǹkan tá ń ṣàlàyé fún wa yìí nípa pé ànábì Isa alayhi salam ẹrú sí Ọlọ́run ọba ni wọ́n wàláhì wọn kì í sí Ọlọ́run ọba Allah subhanahu wa kíso àkọ́kọ́ tí wọ́n kọ́ wá mú wá o ní kíso tí ó ṣẹlẹ̀ láàrin Jésù nínú bíbélì àti àti ṣeìtọ́n ẹ jẹ́ kí n kà fún wa wọ́n kò tẹ̀ ní Lárúbáwá ní bíbí ẹ kí mi ṣe fún wa ní bíbí kí n kà fún wa Now, ibi tí wọ́n fẹ́ lò ń bẹ̀ wọn náà ni wọ́n ni ah, Matthew chapter 4 verse 1 to 11 so in eh, the book of Matthew chapter 4 verse 1 to 11 níbi ibi tán fẹ́ lò gangangangangan ní wípé verse 8 again the devil took him up on an exceedingly high mountain and showed him all the kingdoms of the world and their glory wọ́n ní èṣù wá mú Jésù lọ síbi òkè okay E, òkè tó ga níbi òkè yẹn ó wá fi gbogbo ìjọba ayé àti gbogbo àwọn ọlá ó fi hàn Jésù and he said to him ó wá ń sọ fún yí all these things I will give you if you fall down and worship me gbogbo eléyìí mà á gbé e fún ọ tó bá forí kanlẹ̀ tó sìn mí èsù ń sọ fún Jésù wípé kó sìn òun tó bá sìn mí mà fún ọ gbogbo kíní then Jesus said to him Jésù wá ń sọ fún yí pé away with you Satan kúrò níbi bí ìwọ ṣeìtọ́n nígbà tí ẹ bá sọ pé a'udhu billahi minash shaitan for it is written ìdí ni pé wọ́n ti kọ ó ti wà nínú àkọọ́lẹ̀ ta ló kọ Ọlọ́run ọba subhanahu wa ta'ala you shall worship the Lord your God and him only you shall, you shall serve Ọlọ́run ọba nìkan la gbọ́dọ̀ mọ́ jọ́sìn fún òun nìkan onídẹ̀lẹ́ ká máa sí ṣe báyìí àbí òun náà ni wọ́n kò tì ní ibini di èdè wíkí wa anna shaitan amara isa salam an yasjuda lahu fa ajabahu isa almasih bi qawlihi qad jaa fil kutubi sabiqa la tusjadu illa li rabbi ilahuk wa huwa wahdahu ta'buduhu wa hadha ma jaa bihi rusul jami'a qad ihtajja bihi isa ala shaitan irun kan tí Jésù sọ mi bí wọ́n ni gbogbo àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wọ́n wọ́n mú wá fa hadha dalilun wadihun anna al-anbiya jami'an

به كتب السابقة بأن الله هو الرب وحده وهو الإله المعبود وحده وأنه لا يسجد إلا له وحده so Ànábì Ìsá wá fi ń ṣe ẹ̀rí pé bó ṣe ti wà nínú àwọn tírà tí Ọlọ́run bá ti sọ̀kalẹ̀ síwájú nìyẹn wí pé Ọlọ́run Ọba nìkan la gbọ́dọ̀ máa jọ́sìn fún òun nìkan ṣoṣo náà dẹ̀ ni òun Ọlọ́run Ọba fi sọ nínú Kùránì pé walaqad ba'athna fi kulli ummatin rasula an i'budu Allaha wajtanibu at-taghut a ti rán òjíṣẹ́ kan sí gbogbo al'umma iṣẹ́ tí gbogbo wọ́n iṣẹ́ tí wọ́n jẹ́ fún wọn náà ni wípé ká mọ́ jọ́sìn fún Ọlọ́run Ọba kí a dẹ̀ jìnà sí gbogbo nǹkan mí tàbá jọ́sìn fún dẹ́yìn Allah wọ́n ní Ọlọ́run sọ ní Qur'an pé wa ma min qablika min rasulin illa nuhi ilayhi annahu la ilaha illa anafa abudun Ọlọ́run láti rán síwájú rẹ̀ annabi sallallahu alaihi wasallam àwọn òjíṣẹ́ a rán síwájú rẹ̀ tí ìbá ń ṣe pa ara àwọn òjíṣẹ́ ayíntàdẹ̀ sọ fún wọn náà ni wípé èmi ọlọ́ọ̀bá nìkan ni ọlọ́ọ̀bá tó ẹkẹ́ mọ́ jọ́sìn fún o èmi náà sì ní kẹ́ mọ́ jọ́sìn fún òun lọ fún pé jésù náà wà ní ǹkọ́ o àwọn náà ń jọ́sìn fún ọlọ́ọ̀bá nìkan ṣe rí pé èsù ń sọ fún wọn bẹ̀yẹ pé kí wọ́n forí ṣe mọ̀ ipé létà jésù padà forí fún ọlọ́ọ̀bá tí wọ́n pe ọlọ́ọ̀bá ike gbé ife yìí kò fún mi ṣe ti rántí àbí nígbà ó wà nínú bíbélì pé nígbà táwọn eh, roman soldiers tí wọ́n ń wá jésù káàkiri lẹ́yìn ìgbà tí judas tó ti dalẹ̀ jésù jésù wá wà ní alẹ́ pẹ̀lú àwọn disciples ẹ̀ gbogbo wọn ń sùn jésù wá ṣe kí ni ó fi orí rẹ̀ kanlẹ̀ báyìí ó wá ń pè ọlọ́run ọba subhanahu wa ta'ala ìròyìn yìí ìròyìn òjíṣẹ́ ọlọ́run ọba ni kìkí ń ṣe ìròyìn ọlọ́run ọba kìkí ń ṣe ìròyìn ọmọ tí ọlọ́run ọba bí kìkí ń ṣe ìròyìn igbákejì ọlọ́run kìkí ń ṣe ìròyìn mẹ́talọ̀kan ìròyìn ọlọ́run ọba kan ṣoṣo ni ìròyìn ẹrú ọlọ́run ọba tó ń jọ́sìn fún ọlọ́run ọba kan ṣoṣo ni fàádà lẹ́tì já bí Muhammad sallallahu alaihi wasallam so in tánàbí wa múwa yínkọ́ ó lọ pánbélé pẹ̀lú nǹkan tí Ànábì Isa ti wọ́n sọ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ ní Kùránì pé Ànábì Isa sọ fáwọn yẹ pé wa inna Allaha rabbi wa rabbukum fa'budun hadha siratin mustaqim ọlọ́ọ̀bá náà sì ni ojú ọ̀nà tí ó lọ tààràtà wà máa kọ́ lè yàmàl kìyàmà irú ẹ̀nà dẹ̀ ní ọ̀rọ̀ tí ọlọ́ọ̀bá ó sọ ní yàmàl kìyàmà ọlọ́ọ̀bá ń sọ fún wa pé tó bá di yàmàl kìyàmà ń kọ́ ohun wọ́n wà ìtkọ́lá Allahu ya Isa ibn Maryam nígbàtí ọlọ́ọ̀bá ọmọ sọ yàmàl kìyàmà ẹmú mi ní èmi àti yá mi ẹmú a ọlọ́wọ̀n bá Allah qala subhanak yìí tí ó sọ ní pé mímọ́ Ọlọ́run ọba ohun ma yakunu li an aqula ma laysa li bihaqqi kò tọ́ fún mi kí n sọ nípa Ọlọ́run ọba àyàfi nǹkan tí ó bá jẹ́ òdodo in kuntu qultuhu faqad alimta tó bá jẹ́ kí mo sọ bẹ́ẹ̀ ni Ọlọ́run ọba ó ti máa ta'lamu ma fi nafsi ìmọ̀ nípa kọ̀kọ̀ ما قلت لهم إلا ما أمرتني به أن اعبدوا الله ربي وربكم inti inti in sọ fún wọn ju inti wo Ọlọ́run bá pa mí láṣẹ kí n sọ fún wọn lọ Ọlọ́run bá sọ bibi pé Jésù mo sọ fáwọn ni yamal kiyama ike mi sọ fún wọn ǹjọ́ ìjọ́ tí oníkálùkù do síwájú Ọlọ́run bá niye o inti mo sọ fún wọn náà ni inti wo Ọlọ́run bá ní kí n sọ fún wọn kí lọ̀rọ̀ náà ani ibudullaha rabbi wa rabbukum ẹ jọ́sìn fún Ọlọ́run bá Ọlọ́run bá mi àtọlọ́run bá yín

wọn la fi mọ́ sọ́dẹ̀ ní pé ẹmú wa nínú bíbélì ibi tí jésù ti ní ẹmọ jọ́sìn fún mi kò sí àmọ́ bó ń jésù sọ pé ẹmọ jọ́sìn fún ọlọ́ọ̀bẹ yọkan ó pọ̀ bá mú nínú bíbélì wọn làwọn ìta síwájú wọn ẹlẹ́ẹ̀kejì tí sheikh fekut oní ẹni ọ̀rọ̀ tó wà nínú Matthew chapter 11 verse 25 wípé ní èdè lágbára tàbí lágbára ni ahmaduka ayyuha rabb rabb as-sama'i wal ard li annaka akhfayta hadhihi al-ashya an al-hukama wal fuqaha wal fuhama wa alhamtaha al-atfal tó bá fẹ́ ka kíni ẹni lágbára bọ́ sí kánú nínú wíwílì kíni túmọ̀ rẹ̀ oní pé nígbà náà ni Jésù sọ wípé ìwọ Ọlọ́run ọba ọba gbogbo sánmà àti ilẹ̀ mo ń yin ìwọ Ọlọ́run ọba so Jésù yin Ọlọ́run ọba kan I praise you Father Lord of heaven and earth mo ń yin ìwọ Ọlọ́run ọba ọba tó dá sánmà àti ilẹ̀ Jésù fi rinlẹ̀ fún Ọlọ́run ọba kan pé òun ló dá sánmà àti ilẹ̀ because you have hidden these things from the wise and learned in terms àwọn nǹkan kọ̀ọ̀kan bẹ ó ti fi pamọ́ fáwọn tí wọ́n jẹ́ àwọn ọlọ́gbọ́n àtàwọn olóye èèyàn and revealed them to little children ó dẹ̀ fi hàn àwọn ọmọ kéékèèké ibi tó fẹ́ lò ń bí ni pé ẹ̀wọ̀ bí Jésù bá ṣe yìn Ọlọ́run ọba wọ́n ní fa Isa alayhi salam abdun min ibadillah wa rusuli ilé tó fi ń rìnlẹ̀ pé Jésù sẹ́ alẹ́rúsìn Ọlọ́run ọba ni òjíṣẹ́ Ọlọ́run ọba ni arafa haqqa rabbahu alladhi khalaqahu wa asbagha alayhi ni'amahu fatujadu ilayhi fatawajja ilayhi bilhamdi wal iqrar bi annahu rabbus samai wal ardh jésù wọ́n sọ pé ìwọ Ọlọ́run ọba ìwọ ló yẹ ká máa dúpẹ́ fún ìwọ Ọlọ́run ọba tó dá sánmà àti ilẹ̀ ìwọ nìkan náà ni li'annahu alladhi khalaqaha wa ma fihima wa ma baynahuma wa ma tahta ath-thara ilé gẹ̀gẹ̀ náà ṣẹ́rin tẹ́wà sọ yíò ẹ jẹ́ ká tún wo verse mi tí wọ́n tó kòtì so ìtọ́kùn ti bẹ́ẹ̀ ni wípé wọ́n ní Matthew chapter, chapter 14 verse 23 وبعدما صرف الجموع صعد إلى الجبل منفردا ليصليها lẹ́yìn gbà tí àwọn yòó after he had dismissed them after táwọn èèyàn ti lọ tán táwọn crowd yẹn ti lọ tán wọ́n lọ sí mountain side wọ́n lọ sí orí àpáta ẹ́ wọ́n gun orí àpáta yẹn lọ wọ́n dẹ̀ dáwà níbẹ̀ wọ́n dẹ̀ ń ṣe àdúwà wọ́n bẹ̀rẹ̀ sí ni máa ṣe àdúwà ẹni tó ta ni wọ́n ń ṣe àdúwà fún ẹ̀yin jàmáà ta ni wọ́n ń pè Allah subhanahu wa ta'ala nínú títí Arabic version liyusolliya láti lọ kírun ìdí ni pé wọ́n lọ bẹ̀ láti lọ fi wájú orí wọn kanlẹ̀ ni bọ́n ṣe máa ń sin Ọlọ́run bá nìyẹn nínú gbélì bẹ́yìn wọ́n fi orí wọn kanlẹ̀ fún Ọlọ́run bàbá yìí àwọn òun náà máa ń fi orí wọn kanlẹ̀ láti sin Ọlọ́run àwọn mùsùlùmí Ọlọ́run sọ ní Qur'an ya ayyuhan nas antumul fuqara ila Allah wallahu wal ghaniyyul hamid Ọlọ́run sọ ní Qur'an ẹ̀yin ẹ̀wùsìn ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ẹ̀yin ni ẹ jẹ́ tálíkà sí mi ọlọ́run ọba o ẹ̀yin lẹ ní bùkátà sí mi ọlọ́run ọba ìmìdè ni ọlọ́run ọba ọba tó rọrọ ọba ti gbogbo ọpẹ́ tọ́ sí ọlọ́tí la yastankifu al-masih an yakuna abdan lillah jésù gan wọn ṣe mọ́tọ́mọ́tọ́ pé àwọn ìṣẹ́ ẹrú ọlọ́run ọba ẹrú gan ẹrú ọlọ́run làwọn gá pẹ́ra wọn wala al-malaikati al-muqarrabun ni

náà so wani fa'isa abdullillah so láìláì wani wa hadha sha'nuhu wa sha'nul mala'ika ilé gangan wọn ni bí isa ṣe rí wọn ni bí jésù ṣe rí àti àwọn mala'ika ló jẹ́ kí tẹbá ní kẹ wọnú inú James chapter 1 verse 1 nínú new, new revised standard version ó wà ń pé James okay so wọ́n ròyìn ọlọ́run wọ́n ròyìn Jésù ń bẹ̀ pé ẹrú ọlọ́run ọba subhanahu wa ta'ala òun ni wọ́n bẹ̀ ipe servant of God ni ìyẹn nínú new revised standard version so ibáyàbí ló ó láwọn nǹkan mí tó ṣe pé ẹni tó bá bá ní King James version lọ́wọ́ wọ́n ti gbá wọn mí yọ ń bẹ̀ àfi tó bá lọ́wọ́ new revised standard version lè tó ṣe kí wọ́n padà revised tí wọ́n jòkó tí ṣe bá yà bí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ revise ẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ <laughs> example kan wọ́n lọ nínú Psalms chapter 31 verse 16 pé let your face shine upon your servant Jésù ni jẹ́ kí Oju, rẹ̀ máa kókó máa ṣe yóò sí ẹrú sí ẹrú rẹ̀ so ó wà nínú Acts chapter 3 verse 26 pé when God raised up his servant he sent, he sent him first to you to bless you by turning each of you from your wicked ways nígbàtí Ọlọ́run to tó gbé ẹrú rẹ̀ dìde Jésù nìyẹn náà ó rán sí yín láti gbé yín kò níbi àwọn ojú ọ̀nà tí ó dá léyìí tí ẹ̀ rìn wọ́n mọ́ abẹ́ lọ lóríṣìṣì àwọn verses tó ń fi rìn lẹ̀ wípé a ní Jésù sẹ wọ́lá ẹ̀wù ọlọ́ọ̀bá ni wọ́n so verse ẹlẹ́kẹ̀ẹ́rin tí wọ́n òkè àtúmẹ́lẹ̀kẹ̀ẹ́rin àbí ẹlẹ́ẹ̀ka àwọn tí wọ́n mú wá òun náà nìyí tó wà nínú wà nínú chapter 26 verse 93 wípé khawra sajidan lillahi wa qala ya abati in amkana an tasrifa anni hadha al-ba's walakin laysa kama urid ana bal kama turid anta ejika tún sí ìyẹn náà so ibi ta fẹ́ lò ń bẹ̀ ni pé wọ́n ní pé um, Jésù pé ìgbà tí ó di pé wọ́n ti fẹ́ dalẹ̀ wọn tí Judas fẹ́ dalẹ̀ wọn wọ́n ṣe kí ni ọ̀họ́wọ̀rọ̀ sáájidan bí wọ́n ṣe wó lulẹ̀ lẹ́ni tó forí kalẹ̀ fún Ọlọ́run Ọba nìyẹn àwọn sọ pé ya abati ìwọ bàbá mi in amkana an tasrifa anni hadha al-ba's tó bá lè gbé ife yìí kò fún mi ife ti ìwọ Ọlọ́run Ọba bó ni àìkè kí ń ṣe pé will ni ìtumọ̀ ní pé èmi náà ní will mo ní màṣíà àmọ́lọ̀bá náà ní màṣíà ó jọ mí lójúgbà tí mo rí ọ̀rọ̀ àwọn kan láìpẹ́ tí wọ́n sọ̀rọ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ jomi tó rọrọ̀ nípa pé àwa mùsùlùmí a ní bìlífì pé Ọlọ́run ọba ó ti ó nímọ̀ nípa gbogbo nǹkan ó dẹ̀ ti kọ́dárì gbogbo nǹkan ti wà nínú kọ́dárì ẹ́ kọ́lọ̀ǹkan tó dáwà so ìkan ni wọ́n sọ pé then kí wá láwọn ṣe láyé ń gbà náà ìtò ẹnikẹ́ bá ṣe wà yìí ọlọ́run ló ń fọ́sí wá ṣe tán ṣe wọ́n rí pa àwọn ìdíyẹ́ ṣá ìmọ̀kan o ní jésù náà sọ bíbí pé bẹ́mi ṣe fẹ́ ni àmọ́ bí ọlọ́run bá ṣe fẹ́ ni ó ṣe borí ìtò ẹnikẹ́ ní mọ̀ sí à ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ náà ni ó ṣẹlẹ̀ láyé àmọ́ tó ti bẹ́ẹ̀ ọlọ́run bá fún èmi àti ẹ náà ní mọ̀ sí à ọlọ́run àmọ́ mo lè decide láti sọ pé òkè mo fẹ́ jòkó àmọ́lọ́n ti nímọ̀ yí pé èyí tí máa decide náà nìyẹn kìí ṣe pọ́lọ̀bà ló ń fọ́ sí wá sí nǹkan wò ẹ ká nótẹ̀ àwọn mùsùlùmí kìí sọ pọ́lọ̀bà ló ń fọ́ sí wá sí nǹkan ọlọ́bà ò fọ́sí anybody ló jẹ́ pé tó bá di yamal kiyama nǹkan tí ọlọ́ọ̀bọ̀ ó fi dájọ́ fún oníkálukú òun náà ni iṣẹ́ tí a bá ṣe òun ni iṣẹ́ tí oníkálukú bá ṣe kìkí àbí nǹkan báyìí rárá náà so sheikh wani pe fafiyada nasi anna isa abadallaha so ó ní abdullahi la yamliku li nafsihi darran wala nafa so vasi fi rinlẹ̀ bá ṣe ń kó ti ẹ̀ náà kóníkálùkù náà lọ mọ́ wó ní ilé ìwọ náà sí bíbélì wọ́n náà mọ́ wọ́n vasi ẹmọ́ bá confirm ẹ̀ báyìí náà ilé ìta matthew chapter 26 verse 93 kí wọ́n sọ pé jésù pé wọ́n forí kalẹ̀ ẹni tó forí kalẹ̀ tó pé gbé ife yìí kúrò fún mi àmọ́ kẹ̀kí ń ṣe pẹ̀lú fífẹ́ tèmi o tí ìbá ṣe bí wọ́n lọ́ba bá ṣe fẹ́ ṣẹ́ni yìí jọ ìpín ọlọ́run now you are claiming he is co-equal with God co-eternal ìdédé ni wọ́n pẹ̀lú ọlọ́run wọ́n sọ fún wọn sí ò rí pé èyàn máa ń sọ fẹ́ tó bá jùyàn lọ pé kó ṣàánú yẹn ní ìmọ̀ sọ fẹ́ tàjọ jẹ́ pé kí a dákun ṣàánú mi ọlọ́run bá jù wọn lọ ọlọ́run bá jù gbogbo wa lọ ẹ yé sọ àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ máa ẹ̀ ará ìlúmí tí wọ́n ń sọ yí ọlọ́ọ̀bá ni jésù wọ́n kàn wáyé láti wá fìlì nkáwọn èèyàn fìlì ni ọlọ́ọ̀bá náà ni jésù wọ́n wá wáyé láti wá kú fún ẹ̀ṣẹ̀ àwọn èèyàn fúnra wọn suicide ni ẹ̀nà àwọn tó bá jẹ́ àwọn náà lọ́lọ́run wọ́n wá commit suicide nítorí àwọn tán ṣaburú ṣé wọ́n commit suicide ni àbí stop àwọn tán ṣaburú àwọn èèyàn ṣaburú àwọn tó ti before wà náà bí ìsà ló jẹ́ pàwọn àwọn tán sàbúrẹ́ ní iná tó bá di yamal kiyama oníkálùkù jẹ́yà rẹ̀ kìí sí pọ́lọ̀bọ́ wà sọ̀kalẹ̀ láti wá para rẹ̀ abọ́lọ̀bọ́ tún wá pínra rẹ̀ sí méjì a pàtì kún wá wá pàtì ẹni wà jẹ́yà abọ́lọ̀bọ́ ni ó wà kú ọmọ tí ó ṣe kankan òun pa christianity mo wá sọ fún pé nìkan ṣẹ̀ mo wá mú ẹnìkan tí ó ṣẹ̀ mo wá pa láti fi àtóhùn fẹ́ sí àwọn kí ló fún mi báyẹn alábòsí ni bí pé kẹ́nìkan jalè kí wá mú ọmọ tí ẹ tó wà nílé kí wá lọ sọ sẹ́wọ̀n ṣe tàbí fi ń gbé ráyìn lọ́kọ́tù ẹ́ ha èmi kọ́ ó wá ń parọ́ mọ́ mi ó wà lọ court of appeal ha wọ́n ti dájọ́ kan fún irọ́ èmi kọ́ mo mú ó yẹ kó jẹyàfẹ́sẹ̀ wọn náà ṣe bí Jésù náà wá jẹyàfẹ́sẹ̀ àwọn èèyàn ni ó sì kọ́ lọ́sẹ̀ kí ní tẹ́ ń sọ yẹ ẹ ti fi ń rìnlẹ̀ pé èèyàn lè ṣàbòsí àwọn èèyàn èèyàn dẹ̀ lè fi ẹlòmí ìjẹyà fún ẹ̀ṣẹ̀ tẹ́lòmí iṣẹ́ kò dẹ̀ tọ́ islam ò fàyè gbà bẹ́ẹ̀ wala taziru waziratun wizra ukhra ìtọ́lọ̀ sọ Kùránì nìyẹn ọlọ́ni ẹnìkan ò ní jíyẹ ẹlòmí ó tún bẹnu bíbélì bẹ́ẹ̀ náà wíkẹ́ bẹ́ẹ̀ ni a ní fi ìyá bàbá a ní fi jẹ ọmọ a ní fi ìyá ilé a ní fi jẹ ilé wọ́n ní bíbélì bẹ́ẹ̀ kí wá ló dé tẹwa ní pé Jésù ẹ̀lúwa fẹ́ràn aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó wá fi ọmọ rẹ̀ nìkan ṣoṣo rọ́pò fún wa kó lè bá ní kíníkẹ̀kíníkẹ́ tẹ́ǹsọ́ kí ló ṣẹlẹ̀ ẹ̀ original sin ẹ̀ṣẹ̀ tán adam adam ti ṣẹ̀ látọ̀dọ̀ jésù ṣẹ̀ṣẹ̀ wá kú nítorí ẹ̀ṣẹ̀ yẹn ẹ̀yìn tó rí ẹ̀ṣẹ̀ tí adam ṣẹ̀ yẹn òun ló jẹ́ pé obìnrin tán bá ti ń bímọ childbirth pain yẹn ma ń wà ń bẹ ìnira náà ma fi ń bímọ bọ̀ àti jésù ti wájú ti wá kú ṣé lẹ́yìn and also tán bá ní wọ́n sacrifice ti sacrifice nǹkan ọ̀ tún lè rí kíní nígbàtẹ̀ wá sacrifice èèyàn ó wá dọjọ́ kẹta ó tún wá jí padà sẹ́yìn pẹ́sẹ̀ tó ti jí padà túnú nígbàtẹ̀ èèyàn kú torí ẹ̀ṣẹ̀ fọ́njọ́ mẹ́ta lọ́jọ́ mẹ́ta yẹn ó tún wá jí padà then ẹ̀ṣẹ̀ yẹn tó ti jí padà náà nìyẹn because ẹni tó kú fẹ́ṣẹ̀ yẹn ti jí ikú rẹ̀ ló pa ẹ̀ṣẹ̀ yẹn àbí jíjí wọn kọ́ ó ti ti wú ẹ̀ṣẹ̀ yẹn padà náà dìde ẹ jẹ́ cast off gbogbo kìíní tàǹsọ̀ gbogbo kìíní tàǹsọ̀ yóò ṣe kìíní kò lọ àbí Allah subhanahu wa ta'ala kó sọ wa so ó tún kú bí mẹ́ta tí wọ́n kó tàmán tó bá tún dìjọ́ mi á tún tẹ̀síwájú insha Allah هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته